من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أدوك فرابة سبحانه وتعالى اطر عليكم كيات قرابة فالنبوة محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه أزبو بني توما تليل أنا لتتيا يوني في جائمة kọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala kó ṣe wá ní ọ̀kan náà olóríire náà níbi tíra wa tán bálọ̀ àwọn ẹni tíra takhilul aynayn bí sharhi aqidati raziyayn ti afagba الشيخ بيد ابن عبد الله بن سليمان الجابري رحمه الله تعالى ní ọ̀sẹ̀ tó síwájú àti wo gbólóhùn

oníṣe pẹ̀lú àlàyé lábala àwọn tán sọ pé Qur'an makhluku ni lẹ́yìn ilé wọ́n sọ nínú aqidatu Raziyayn wọ́n sọ pé qala abu muhammadin wọ́n ni abu muhammad sọ pé wa sami'tu abi yaqul mo gbọ́ bàbá mi tó sọ pé wa alamatu ahli al àpẹẹrẹ tí a ma fi ń máa àwọn ẹni aládàdálẹ̀ so àpẹẹrẹ tí a máa fi ma àwọn oní àdádálẹ̀ so alwaqi'atu fi ahli al-athar òun náà ni wípé kí wọ́n máa bẹnu àtẹ́lu àwọn tí wọ́n tẹ̀lé athar àwọn ahlul athar àti ahlus sunnah àwọn ahlul hadith ahlul athar so àwọn tí wọ́n wà lórí òdodo àwọn tí wọ́n rí ojú ọ̀nà ẹgbàwá wọ́n ni wà alámàtù zanadiqa àpẹẹrẹ tí a ma fi ma àwọn zanadiqa àpẹẹrẹ tí a ma fi ma àwọn zanadiqa tasmiyatuhum òun náà ni wípé wọ́n ma ń pe àwọn ahlas sunna tasmiyatuhum ahlas sunnati wọ́n ma ń pe àwọn ahlas sunna ní in tí a mafi dáwọn zanadi kọmọ ni yuriduna ibtala al-athar ìdí ta fi ń pè àwọn ahlu sunna báyìí ní ó kọ̀ yìí òun náà ni pé wọ́n gbà lérò láti jẹ́ kíni láti dá àwọn ẹgbàwá láti dánù láti jẹ́ káwọn yẹn má tẹ̀lé ẹgbàwá mọ́ wọ́n ni wà jahmiya wọ́n tún àpẹẹrẹ tí a fi ma dáwọn jahmiya mọ́ tasmiyatuhum ahla sunnati mushabbiha òun ni pé wọ́n máa ń pè àwọn ahlùsúnnà wọ́n máa ń pè wọ́n ní mushabbiha àwọn jahmiya wọ́n máa ń pè ahlùsúnnà wọ́n pè wọ́n ní kíni mushabbiha wa alamatul qadariyya àpẹẹrẹ àwọn qadariyya tasmiyatuhum ahlal athari wọ́n máa ń pè àwọn ahlul àwọn qadariyya ahlul athar wọ́n ma ń pè wọ́n ní mujibira wa alamatul murji'a àpẹẹrẹ àwọn murji'a tasmiyatuhum ahla sunna òun ni pé wọ́n ma ń pè àwọn sunna ní mukhalifatan wa naqsaniyya wọ́n ma ń pè àwọn sunna ní mukhalifa wọ́n sì ma ń pè wọ́n ní naqsaniyya wọ́n ni wa alamatul rafida àpẹẹrẹ àwọn rafida tasmiyatuhum ahla sunna òun ni pé wọ́n máa ń pè àwọn súnnà ní násíbà wọ́n máa ń pè àwọn súnnà ní násíbà wala yalhaqu ahla súnnàtì kò sì sí in tó bá wọn ahlu súnnà mọ́ illa ismun wahidun àyàfi ó kọ̀ọ̀kan ṣoṣo wa yastahilu pé kí gbogbo àwọn okọ̀ yìí kó wá kó sí pé àpapọ̀ rẹ̀ kó wá máa jẹ́ tiwọn oye so kó wá máa jẹ́ tó kó wá máa jẹ́ okọ̀ wọn so ilé jẹ́ nǹkan tí wọ́n tí Abu Muhammad gbà wá so ẹ̀rí pé àwọn nǹkan kọ̀ọ̀kan ló ní bùkátà sí yànnà nínú abala yìí aláwọ̀kọ́ta ni Abu Muhammad oye so wa alamatu zanadiqa àwọn wo ni zanadiqa so bákanáà àwọn wo ni jahmiya but eléyìí tẹ̀ ti síwájú eléyìí tẹ̀ ti síwájú pé àwọn wo ni jahmiya ta ni ó sọ fún wọn náà àwọn jahmiya làwọn tó máa sọ pé Qur'an makhluku ni aha ta ló sí lè sọ̀nkẹ́mí fún wọn náà so àwọn jahmiya ni àwọn tó sọ pé ọlọ́wọ́ bó lókọ̀ọ́ kò níròyìn so àwọn jahmiya àwọn ni wọ́n tẹ̀lé jahm ibn safwan àwọn tó wà lórí àkídà jahm ibn safwan wọ́n tún ní kọ̀dàríyà àti ma àwọn kọ̀dàríyà náà àwọn oní kọ̀dàríyà tí ní safwan àwọn oní kọ̀dàríyà náà àwọn tó takò kádàrà àwọn tó sọ so àti ma wọn náà so àwọn náà ma ń pẹ ahlul athar tó ma ń pẹ ní mujibira wọ́n tún wá ní wà alamatul murji'ah àwọn oní murji'ah ta ní sọ fún wọn àwọn murji'ah naam la la la la naam so àwọn tó sọ pé iṣẹ́ ò sí nínú iman oye so àwọn tí wọ́n sọ pé iṣẹ́ kò sí nínú iman iman so àwọn ni murji'a so àwọn náà ma ń pè ahlus sunna wọ́n ma ń pè wọ́n ní kíni mukhalifa àbí kíni naqsaniyya wọ́n ni wa alamatu rafida wọ́n ni àpẹẹrẹ rafida ta ní ọ̀sọ̀ àwọn tó ń pè ní rafida fún wa eléyìí náà ti síwájú so bẹ́ẹ̀ni wa rafidatu rafadul islam so gẹ́gẹ́ bí ó ṣe wọnú matnu yìí ní pé àwọn rafida làwọn tó ń ṣe kíni táwọn ti jáde kónú islam àwọn ti dínà islam ọyé so ta ní fún yóò tún sọ ìròyìn wọn mí fún wa àwọn ráfídọ̀ náà wọ́n ma àwọn náà máa ń kàfàrà àwọn sàhábà so wọ́n sì máa ṣe kíni wọ́n sì máa bẹnu àtẹ́lù wọn so wọ́n sì máa ń bẹnu àtẹ́lù wọn so gbogbo àwọn nǹkan yìí òun la ní láti máa àlàyé rẹ̀ so a ní bùkátà láti ma láyé àwọn nǹkan kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tán dákọ̀ so Sheikh Ubaid ó wá sàlàyé rẹ̀ fún wa wọ́n ní Sheikh Ubaid rahimahullahu ta'ala wọ́n ní Abu Muhammad wọ́n lẹ́ni tán pè ní Abu Muhammad huwa Abdurrahman wa Abdurrahman ibn Abi Hatim ẹni tán pè ní Abu Muhammad ni Abdurrahman ibn Abi Hatim that is ẹni tó gbatira ìwà gangana ẹni tó narrate látàrọ náà so láti bẹ̀rẹ̀ náà ni so ibn abi hatim òun ni abu muhammad so wọ́n ni naqilu hadhihi risala ẹni tó gba risala yíwa tíra kékeré yíwa an abihi látọ̀dọ̀ bàbá rẹ̀ wa qaribihi àti ẹni tó súnmọ́ bàbá rẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ súnmọ́súnmọ́ bàbá rẹ̀ ọ̀rẹ́ tímẹ́tímẹ́ rahmatullahi alayhima kíkẹ́ Ọlọ́run bá kuma bẹ lórí àwọn méjèèjì wọ́n ní fàtàkàrọ̀ fi khatimati risala wọ́n ló wá sọ ní ìgbẹ̀yìn tíra yìí láti sọwọ́ gbẹ̀yìn ọwọ́ gbẹ̀yìn tíra yìí amran so ilé yìí ni ó fi yíwa pé tíra yìí ti ń lọ sópin so kí ló ti so akọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó jẹ́ kásí ọ̀pọ̀lọpọ̀ àǹfàní bẹ̀ láyé bí àti lálẹ́ kìyàmà kó jẹ́ hujja fún wa mọ́ jẹ́ hujja against wa so wọ́n ni fa dhakara fi khatimati risala sheikh obedi sọ pé wọ́n dákọ ní ìgbẹ̀yìn tíra yìí àti sọ ọwọ́ gbẹ̀yìn kìí sí pé lè gangan ló gbẹ̀yìn amron alamarika yajhaluhu kathirun minan nas tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ hatta ba'di ahli sunnati yajhalunahu kódà àwọn ẹlòmí gan nínú àwọn sunna àwọn náà ma wọ́n sáì ma alamari wa hiya simatul bariza òun náà ni àpẹẹrẹ tó hàn gẹ́rẹ́ wal alamatu zahira àti àpẹẹrẹ tó ṣe tó hàn ala ahli bid'ah lórí àwọn aládàdálẹ̀ فالمبتدع àwọn aládádálẹ̀ ọ la yaqulu laka kò ní sọ fún ọ pé ana mubtadi' kò ní sọ fún ọ pé mubtadi' lòun kò ní sọ pé aládádálẹ̀ lòun but bó ló sì dáma wọ́n ni kò ní sọ fún ọ pé ana mubtadi' wa anta ala sunna kò ní sọ pé aládádálẹ̀ lòun ìwọ sì wà lórí sunna lakin ṣùgbọ́n alamatuhumul bariza àpẹẹrẹ wọn tó clear tó dẹ̀ hàn dáadáa التي سيذكرها أبو حاتم الرازي تي أبو حاتم الرازي قد دقى رحمه الله وينقلها عنه ابنه عبد الرحمن تي أمر عبد الرحمن وسيب بوالة داره وي أقوالتين في مدى وني بالعمى هي وصف كل طائفة ضالة أهل السنة هنا نبقى gbogbo ọjọ́ gbogbo ojú annù pátápátá wọ́n mọ̀ òròyìn àwọn súnnà bima ya'lamu Allah annahum bura'a'u minhu bara'ata dhi'bi min dami Yusuf wọ́n mọ̀ òròyìn àwọn gbogbo àwọn ojú annù pátápátá gbogbo wọn pátápátá wọ́n mọ̀ òròyìn àwọn súnnà pẹ̀lú nǹkan ní pé wọ́n bọ́pá bọ́sẹ́kù ń bẹ̀ gẹ́gẹ́ bí ìkòkò bó ṣe bọ́pá bọ́sẹ̀kù ń bí i ẹ̀jẹ̀ annabi yusuf alaihi salam fala tastaghribu in qila lakum so ẹ mẹ́jì ó jọ yín lójú tán bá sọ fún yín pé as-salafiyyatu tazkiyatu nafs gbólóhùn salafiyya èyàn fi yíra rẹ̀ ní as-salafiyyatu tazkiyatu nafs ẹ mẹ́jì ó jọ yín lójú tán bá ń sọ bẹ́ẹ̀ wa ahlus sunnati wal jama'atu tazkiyatu nafs èyàn fi yìnra rẹ̀ ní fanahnu salafiyun ṣùgbọ́n o ma fi hàn a sì ma sọ ní pé fanahnu salafiyun àwáwọ́ ajẹ́ salafi wa nahnu min ahli sunna wal jama'a àwa sì wà nínú ahli sunna wal jama'a naquluha a ma sọ wala ghadadah naquluha wala ghadadah a ma sọ a sì ní rí problemu kankan bí ká ma sọ kò sí problemu kankan bẹ̀ fún wa ní ká ma sọ ẹwọ ń sínà báyìí ẹwọ àwọn ẹni annu ẹwọ bá ṣe ń parọ́ kí lórí àwọn súnnà ẹwọ bá ṣe ń fi àwọn ẹ̀sùn oríṣiríṣi kàn wá ẹwọ bá ṣe ń gbìyànjú láti ṣe ìbanilókọjẹ́ fún wa ẹwọ nkíà ìdí náà ni pé kí ni ìkórìíra súnnà tí wọ́n wà lórí ẹ̀ náà ni ìkórìíra òdodo wọ́n kórìíra tẹ̀mí yìí sí tàwà lórí ẹ̀ ó sì máa ń bí wọn nú ó sì máa ń jú wọn lára gan wọ́n sì pé àárín ojú ọ̀nà sallallahu alaihi wasallam bó títọ́ àti bó ṣe yẹ àwọn rìn ní ìfẹ́ wọ́n sì pé à ń padà lọ́sọ́dọ̀ àwọn àwọn àgbààgbà àfáà lórí súnnà wọ́n kórìíra pé kíni wọ́n kórìíra pé àwọn àfáà súnnà a wọ́n ṣe kíni wọ́n rí gbìyànjú gbogbo alápapọ̀ gbogbo alápapọ̀ bí àwọn ènìyàn gbìyànjú láti tẹ̀lé súnnà wọ́n kórìíra pé àwọn olùmọ̀ súnnà rí wáwẹ́ wọ́n sì tún kórìíra pé àwọn olùmọ̀ súnnà máa ń wá bẹ̀ wá láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa wọ́n sì tún kórìíra pé kíni wọ́n kórìíra pé àdá àdá wọ́n sápà àdá lúrú papọ̀ wọ́n yẹ̀pẹ̀ bó ṣe dàrú lọ́dọ̀ tí wọn tẹ̀míyìzì ó ma bí wọn núga wọ́n sì kórìíra pé àwọn obìnrin wa wọ́n wà lórí tẹ́rbíyà sàlàfíyà tó tọ́ fóbìnrin bó ti tọ́ àti bó yẹ wọ́n kórìíra eléyìí ní pé wọn wa áṣẹ́sì ma áṣẹ́sì àwọn obìnrin míì lórí social media so ọlọ́wọ́ bá ló sì ma kọ̀rọ̀ ń kálùkù so wọ́n kórìíra pé a ń rira wa lórí tarbiyya salafiyya a sì ń lera wa jìnà sí àwọn ìmá rírẹ ẹni tó yẹ pé ìrírẹ ẹni yẹpẹrẹ ni gbogbo ilé iná kórìíra ń pa so ẹmọ́ tí ó jẹun yí lójú ni pé min fẹ́yìn ila fẹ́yìn látàsìkò kan sásìkò mí wọ́n mọ̀ ṣe kíni wọ́n mọ̀ jáde pẹ̀lú àwọn ọ̀rọ̀ èyí tí wọ́n sọ ní èyí tí wọ́n kọ ní wa ma tukhfi suduruhum akbar so àmá nǹkan tó wà lọ́kàn wọn ó tún burú ju àwọn èyí tó tún sọ jáde yẹn lọ sáwọn sunna so ó tún burú ju èyí tí wọ́n sọ jáde yẹn lọ so ẹ má jẹ́ ó jọ yín lójú ya ahla sunna fala tastaghribu ẹ má jẹ́ ó jọ yín lójú pé gbogbo àwọn ẹ̀sùn burúkú ìbanilókọjẹ́ tí wọ́n ti ń gbìyànjú láti ti pẹ́tipẹ́ láti ṣe fún wa ah wọ́n ma ti gbìyànjú gan laula Allah tí ẹ̀bá sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó kọ yába sáyà wọn tó jẹ́ kí gbogbo ìgbìyànjú wọn kó jẹ́ kó lọ sófo ó jẹ́ kí gbogbo ìgbìyànjú wọn ó já sásán wa insha Allahu ta'ala gbogbo sáàyí wọn náà lọ́lọ́wọ́ bó mọ̀ yàbá gbogbo gbìyànjú wọn láti fi ba àwọn súnnà ló kọjẹ́ láti fi sọ wọ́n ní kan tí wọ́n jẹ́ láti fi pé wọ́n bí wọ́n ṣe rí gbogbo ẹ̀nà lọ́lọ́wọ́ bó mọ̀ bàjẹ́ yuriduna li yutfi'u nurallahi ọlọ́wọ́ bá rẹ̀ pẹ̀lú ẹnu wọn ni ọ̀yẹ́ so wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ Ọlọ́run Ọba rẹ́ pẹ̀lú ẹnu wọn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yóò sì pé ìmọ́lẹ̀ rẹ̀ kódà kó so bó tẹ̀ sí pé àwọn èyí ṣe kèfèrí bó tẹ̀ sí pé àwọn tí wọ́n ń gbé àwọn eléyìí àwọn ogun burúkú yìí bó tẹ̀ sí pé àwọn èyí àwọn ogun tí wọ́n ń gbé lórí àwọn súnnà ó ju nǹkan táwọn súnà gan rí lọ́dọ̀ àwọn kèfèrí lọ àti ọ̀rọ̀ tí wọ́n pamọ́ wọn àti ìbánilókọ jẹ́ gbogbo ẹ̀ láti ṣe kíni láti fi sọ tí wọ́n jẹ́ náà ni láti fi dada àwàrú láti fi lé àwọn èèyàn kó lórí òdodo ẹ wá wò láti jọ iná láti jọ ìfà láti jọ tí wọ́n ti ń ṣe yìí àwọn súnà sì ń pọ̀ sí wọ́n tún wá wọ́n tún ṣe wọ́n tún wá wọ́n tún ṣe so ẹ má jẹ́ ó jọ yín lójú ní pé wọ́n ń ṣe gbogbo àwọn kẹba ẹ má jẹ́ ó jọ yín lójú wọ́n se báwọn ṣe máa ṣe lọ nìyẹn báwọn ṣe máa ṣe lọ nìyẹn Ọlọ́run bá ti kọ pé àwọn kan máa ṣe súnnà àwọn òkọ́ sì máa lé àwọn èèyàn kó lórí súnnà Ọlọ́run bá ti kọ pé àwọn kan wọ́n máa ní ojú ọ̀nà sàlàfíyà àwọn òkọ́ sì máa ṣe kí ni wọ́n sì máa parọ́ pàwọn lórí ọ̀nà sàlàfíyà wọ́n sì máa gbógun ti àwọn tó wà lórí ojú ọ̀nà sàlàfíyà yẹn ẹwùrọ̀ tuntun tó gbédé ewu ite tuntun ewu wo ìbanilókọjẹ́ tuntun tán rò pé àwọn fi dada àwàrò ha ṣe àti nílá aka ìwọ̀n òtí ìtò ni ṣe inú òmùgọ̀ yìí àti ìfọ́núfọ́ra yìí náà wọ́n bá ìsẹ̀mí lọ ẹ̀dàkùn ẹwọ nǹkan kí sì ní bí wọ́n nú <laughs> musta'an èyí tí bí wọ́n nú kọ́ìdà burúkú òfin burúkú tó ti gbé kalẹ̀ fúnra wọn kọ́ìdà burúkú òfin burúkú tó ti gbé kalẹ̀ pé ẹ àwọn àfáà kan wà tó gbọdọ̀ gbà láàfà ẹ má gbàtànjẹ́ òkè sí tí wọ́n sọ ní pé ọgbọdọ̀ láàfà o àwọn àfáà kan wà tó gbọdọ̀ gbà láàfà so àwọn àfáà kan wà tí ọgbọdọ̀ gbà láàfà àwọn sì ní ara a sí bàbá Ògbómọ̀ṣọ́ yìí bàbá Ògbómọ̀ṣọ́ yìí sàfà bàbá Ògbómọ̀ṣọ́ yìí sàfà a sí bàbá pòfẹ́sọ̀ bàbá pòfẹ́sọ̀ yìí sàfà ẹni tí ń ti àwọn èèyàn lọ sójú ọ̀nà ànù làwọn ilé ṣe lágbájá kèé sàfà kèé sólùmọ̀ aláìmọ̀kan sáwọn muhaddithi sáwọn àfà muhaddithi ti ń gbógun ti ojú ọ̀nà Imam Ahmad tó fẹ́ jí fitina kọlùkùl Qur'ani ní tuntun sóhun lè yán pè láàfá so wọ́n ti wọ́n ti dé mọ́lẹ̀ pé àwọn èèyàn kan wà tó gbọ́rọ̀ gbà láàfá ṣẹ́rí ìdí ni pé àwọn èèyàn ti gbé ojú ọ̀nà ṣeìtọ́nù ti gbé ojú ọ̀nà kakalẹ̀ ó ti gbé ojú ọ̀nà kakalẹ̀ ó sì fẹ́ yí káwọn èèyàn máa rìn make sure pé àwọn èèyàn rìn ojú ọ̀nà so that àwọn èèyàn ní a sì bá sí ma sí pẹ́sípẹ́ ní pé tó bá ẹni tó lóhun lọ skú nígbàtí wọ́n fi lọ skú tó lóhun lọ skú so tó bá lọ ń ṣe súnnà ó wá lọ ń ṣe àwọn subject kọ̀ọ̀kan pàápàá jùlọ àwọn subject tó ipá àwọn Mu'tazila náà take in school so ó wá lọ ń ṣe wọ́n gbógun ti ọ wọ́n sì wọ́n fòrọ ẹ̀mí rẹ kó bá fi rí ojú ọ̀nà tí wọ́n fẹ́yàn kọ́lá wọ́n tún gbé àwọn kọ́ọ̀sì kan kalẹ̀ fún wọn pé kọ́ ọbọ́kọ́ ṣe kí wọ́n náà bá fi nù bá wọn ṣe nù àbí àdàlà àkọ́lì kó lè má fi ṣe kíni kó lè má fi takò wọn ìtẹ́fìrí ni ẹ pé láwọn skúl mi wọ́n tún gbé kalẹ̀ pé ọgbọ́dọ̀ lọ wàzífà tó bá láwọn sọ́jẹ́sì kátọ̀ ń kọ́ pé ọgbọ́dọ̀ lọ wàzífà àbí kọ́dà láwọn skúl mi ọgbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ ẹlákùn ọmọlóhun akọ́ islam nífà so lóhun akọ́ islam igbogbo eléyìí ni pé kí ni gbogbo owó tó bá ń lọ fẹ́ rí ojú ọ̀nà ìwọ náà gbọ́dọ̀ dà bá sí dà eléyìí wà láwùjọ gẹ ẹwọ lápẹrẹnsì ṣètọ́nù kíní yìí ó ṣe pàtàkì kí ti gbé nínú àwọn ọmọ èèyàn ó wá gbé wọn kalẹ̀ pé ẹ̀yin lẹ́jọmọ ogun mi káwọn yẹn lè bá fi rin ojú ọ̀nà yìí ẹwùn gbà mí tọmọ mi bá ní òun fẹ́ òun ṣe súnnà òun fẹ́ síkí ni òun fẹ́ lọ lé kí ó so wọ́n ti gbé àwọn kankan kalẹ̀ fún tí ò ní fi lè rí súnnà yẹn sí lè kí ó ti lọ àtàwọn ogun tí wọ́n gbé tì tó bá wà ń bíṣẹ́ náà tó bá wà ń bíṣẹ́ gbogbo iṣẹ́ tó bá wà so iṣẹ́ ti ń kọ́ lọ́wọ́ ṣètọ́nù ti gbójú ọ̀nà kalẹ̀ fún ní pé bí sẹ́yìí ọ̀ ní fi lè ṣe kíni ọ̀ ní fi lè rí súnnà sí mẹ́ pẹ̀ ọwá ń kọ́sẹ́ ọwá lọ ń lo hijabu kan àbọ̀ lọ ń lo nikọ́bù kan so ọwá ń kọ́sẹ́ ọwá lọ ní rọtí tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ ṣe freedom so àti gbogbo ọ̀ ní dọ̀bálẹ̀ tó bá fẹ́ ṣe freedom kódà ṣètọ́nù tún gbé kalẹ̀ níbi ìyàwó ó fẹ́ lọ fẹ́ ìyàwó àbí wọ́n ṣètọ́nù ti gbé àwọn ojú ọ̀nà kalẹ̀ ó wá fi àwọn ṣàyàtíìnì nínú àwọn ọmọ èèyàn sáwọn ojú ọ̀nà yìí so that àwọn èèyàn ó lè máa ṣìnà lọ nígbà kò ní sẹ́ni tí ó ṣe nǹkan yẹn láwùjọ yẹn àyàfi kó ṣe pé kó ṣe kíni kó rí ojú ọ̀nà ṣètọ́nù yẹn àwọn kan náà wọ́n ẹ̀dàkùn sí èyàn lè jẹun súnnà kó máa gbógun ti hijabu àti niqab sí èyàn lè jẹun súnnà kó máa gbógun ti hijabu àti niqab ẹ̀sìn ṣe gbogbo eléyìí lábẹ́ ìkórìíra àwọn súnnà náà hey wallahu al-musta'an sí èyàn lè jẹun súnnà kó máa gbógun sí kó wá máa yí àwòrán àwọn tó fẹ́ yẹ kó ṣe súnà yẹ kó máa yí àwòrán wọn lálẹ́ ìdá dákù kí ló ń sọ fáwọn èèyàn ẹ wo ojú ọ̀nà burúkú báyìí ẹ ojú ọ̀nà parun so àwọn kan wà tí wọ́n ti gbé kalẹ̀ pé ọgbọ̀rọ̀ gbà wọ́n láàfà wọ́n wá rò pé àwọn lè búlì wa <laughs> wọ́n rò pé àwọn lè ṣe kíni wọ́n rò pé àwọn lè búlì wa tẹ́mátún lo tactics eléyìí kò tún wọ́ọ̀kì tẹ́mátún lo tactics eléyìí kò tún wọ́ọ̀kì ah mo gbọ́dọ̀ sí gbàálàfà wàláhì ní gbàálàfà àfìgbà tó bá tó tẹ̀lé súnnà àfìgbà tó bá tó tẹ̀lé súnnà tó rí ojú ọ̀nà súnnà a ní gbàálàfà ẹsẹ̀ mújú <laughs> bíwá ìdìkún ẹsẹ̀ bẹ̀rẹ̀ bínú yìí in ti ń bí bẹ̀rẹ̀ bínú ẹni tí ó kọ àwọn èèyàn lórí hayá tí ó rí àwọn èèyàn lórí lórí ìtìjú ẹni tó yí pé àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú ló wà lẹ́nu rẹ̀ sáwọn àfáà súnnà ìtẹ́mbẹ́lẹ̀ àwọn àfáà súnnà ìlàlí wọn ẹlẹ́kùnrin tẹ́fẹ́ jẹ́ ká gbà láàfáà ẹlẹ́kùnrin ẹ̀dàkùn ẹ̀rọ àrẹ̀dà ẹwà áwò ojoojúmọ́ làṣírí tí wọ́n náà tó sí ah Allahu akbar ọlọ́wọ́ bá ṣe mú pẹ̀lú ojú ọ̀nà tó bá láàká ìmú yóò tí a bá pà pẹ̀lú àwọn ẹni yìí èyàn máa ní ojú ọ̀nà amúkúmẹ́kọ̀ ojú ọ̀nà tí ó bá láàká ìmú ẹ mọ̀ wọn gan àwọn náà sí tẹ́lẹ̀ àwọn tán gbàlá fà pọ̀ ó di pé wọ́n lẹ́lẹ́ sí kí ni ní tó bá jọ mọ́ ẹlẹgbà tàwíd lọ wọn àmọ́ manhaj ẹlẹgbà bàbá òkú mọ̀ sọ́lọ́ túnkù báyìí ṣe mọ́ wọn gá ṣe wọn ká ó kó ànù ó ànù àwọn ilé ni ẹ̀ wọ́n ti kó wọn síbẹ̀ ni torí pé nǹkan yọ̀ọ̀kan ìkẹyìn ọ̀gọ́ táwọn rò páwọn rísọ ìgé sọ ní pé wọn ò láfà ń lù yí wọn ní àfáàn kìí kankan ha ọmọ tó ń sọ ni ẹni tí àwọn tó yí pé Sheikh Abdul Ghani Ausat wọ́n fìlú wọn lẹ̀ wọ́n wá ṣe kíni wọ́n wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún olóníwò láfà o mọ́ tó ń sọ fà ha sáwọn tàà mọ̀ 50 wọn ṣe wọn àwọn tó mẹ́ká wọn yẹ máa pè wọ́n ní àlámà tí wọ́n àlímà kankan sáwọn tàà mọ̀ bí kíni bí bọ́n ṣe máa ń da súnnàrú bọ́n ṣe máa ń da àwọn ìpìlẹ̀ súnnàrú sáwọn tí wọ́n ní dúó fún súnnà ìṣẹ̀lẹ̀ oníṣẹ̀lẹ̀ láàrin súnnà àti àwọn tí wọn ò dó fún súnnà gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ sáà lẹ́fẹ́ ká gbà láàfà àwọn tẹ́yìn sọ gbẹ́yàn láàfà Sheikh Abdul Hakim da hasma fi lúwọ́n rẹ̀ láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn àwọn àgbàfà alágbàáyé mọ̀ nífà kìí mọ́ sá àwọn akẹ́tẹ́ ń gbé ju bó ṣe yẹ lọ́wà a ní tí wọ́n fẹ́ nìyí táwọn mọ̀ sí nìyẹn in tí wọ́n a wà mọ̀ sí dáadáa gan sáwọn fáyí ẹ̀nà ni àbí àwọn lálàsí wá bẹ̀rẹ̀ fún wọn báyìí a sẹ̀ wá sí fáìlì lálàsí wọn ni sáwọn ẹ̀nà ni àbí kò sí problem kò sí problem ẹ mọ́ háwò gbogbo ọdún ńlá aká ìtàbá tí ń sọ kìíní ìkánu wọn ó rò pé òun lè fi eléyìí ó lè fi dá ó lè fi ṣéz àwọn èèyàn gẹ́ǹsì àwọn súnnà ní wọ́n sọ

àṣẹ̀wá sí fáìlì wọn ní ìlàlà sí wọn báyìí pé káwọn èèyàn rí pé ókè àwọn ẹni yìí ẹ̀dàkùn sáwọn iṣẹ́ tó yẹ kí ń gbà láàfáàní ẹ́ ṣe ẹni tí yóò gbà láàfáà súnnà lè ṣe tí yóò gbà láàfáà súnnà lè tí ń takò ìpìlẹ̀ súnnà ẹni tí yóò gbà láàfáà súnnà sóhun ní gbọ́rọ̀ àwọn ẹ̀dàkùn ẹ àwọn èèyàn àbòsípọ̀ gan àbòsípọ̀ gan àbòsípọ̀ gan àbáṣẹ́ rí ìntàfẹ́sẹ̀ náà ni pé wọ́n fẹ́ frustrate àwọn súnà wọ́n sì frustrate àwọn èèyàn tó wọ́n tẹ̀lé wọn wọ́n sì fẹ́ lé àwọn èèyàn kó lẹ́yìn wọn àmì ẹwà wò sí àbú wallahi ẹ wo ìjòkó tàwà yìí ìjòkó yóò kí ń pọ̀ tó bá ìtẹ́lẹ̀ ẹwọ́dúró àwọn àwàmù tán ti gbìyànjú láwọn bàbá àgbàlagbà tán gbìyànjú ti ẹ̀gbú láti bàwá ló kọjẹ́ lọ́dọ̀ ẹwọ́n táwọn bàbá yẹn sọ fún wọn ẹwọ́n ká síbẹ̀síbẹ̀ náà ṣe in tẹ́fì mọ̀ ní ẹ pé wallahi àwa kọ́ là ń ṣe kankan àwa ò ṣe kankan anú Ọlọ́run Ọba ìkẹ́ Ọlọ́run Ọba àtàbó rẹ̀ ni àti tọ́lọ̀ bá fẹ́ kó máa bẹ báyìí ó máa bẹ ni so ẹwà gbogbo ète yìí náà gbogbo ògbìyànjú yìí náà dáwà sí ń gòkè sí lójoojúmọ́ ọ̀rọ̀ ọba sì ń ràn dáwà lọ́wọ́ gbogbo tí ń káwọn láàrin ènìyàn gbogbo tí èyí tẹ́fì rí nìyẹn pé ẹ máa wo àwọn campaign tí wọ́n máa ń launch against àwọn súnà táwọn súnà bá tún sí sọ̀kankan pé ah ọlọ́run tún sí ohun nǹkankan báyìí báyìí tún ṣẹlẹ̀ nú o àbí nǹkankan báyìí àbí wọ́n lọ sí dáwà mi nǹkankan báyìí o ó tún mọ̀ pé ẹlòmíràn náà wọ́n bóyá kò tọ́rọ̀rùn sùn mọ́ ọlọ́run ló ma ń tí ń bá ìlòmí inú àdánwò látara pé ń rí pé dáwà àwọn súnnà gòkè sí ọlọ́run ló ma ti ń dé bá ìlòmí inú àdánwò látara pé ń rí ó ti ẹni kan báyìí òun ma ṣe bí ìdìbòlúgi àti tí ọlọ́run bá subhanahu wa ta'ala ti rán dáwà ilé ìlọ́wọ́ kí wallahi kí sáwà o olè sàlàyé o olè abú ẹwò jùkú náà ṣe bí jùkú sí ma ń wà tẹ́lẹ̀ ní gbogbo tó ń bí wọn nìyẹn ẹ wọ́n tún lé wọn kún lé kéw wọ́n lé wọn gbogbo mi gan ọlọ́run bá tún pèsè bòmí owó yìí náà ni owó yìí náà ló kàn wá ẹ wọ́n tún gba donation fún mosque ẹ̀tún wo ó tún tó yẹ báyìí owó sí wá fọ́ yín lórí wáyìí tí wọ́n bá rówó sọ wọ́n sọ gíní wọ́n sọ sisters tí wọ́n bá rówó sọ wọ́n sọ sisters ẹmọ́jẹ́ àparọ́ fún àwọ́ àwọn owó táwọn èèyàn fi ń ran dáàrà lọ́wọ́ owó mosca bí nǹkan ṣẹ́rówó tí ń wọlé látọ̀dọ̀ àwọn tó jẹ́ Nàìjíríà ó pọ̀ ju owó tí ń wọlé látọ̀dọ̀ àwọn tí èsì Nàìjíríà lọ kátùlọ mẹ́lẹ́yìn kó tún kú bànújẹ́ fún wọn kama fi rò pé àbóyá wọn tí ni sí na nìkan náà náwà pẹ̀lú wọn ara ò ẹwà wọn bàbá bàbá ẹ dákun dáwà tẹ́nì kọ̀kan wá ń ṣe tó di pé ìyá rẹ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ bàbá rẹ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò pé á ojú ọ̀nà ilé ìdá àwọn táwọn rí sáńsì súnà kìí ṣe báwọn ṣe rí nì in ti bí wọn nú nìyẹn tẹ̀míìzì yẹn tẹ̀míìzì pé àwọn ò bá yín ṣe a sì ní báyí ṣe ìgbàtẹ́ bá tó padà sórí súnnà ni a sì ní báyí jiyàn kẹba fi wá kó rojú káwá sí abẹ́ ní òfin a ní báyí jiyàn ẹlákùn sí ẹ̀rìn mọ́ nílò tó bá wọn kó mọ́ wà frustrated wọ́n wà frustrated ni kò sí nǹkan mítà sí ju àwọn lọ́lọ́ so ìtókù náà ni pé ká máa ṣe kí ni so owó yìí àti sisters náà ló kàn wọn sisters sisters sisters <laughs> ẹlákùn tèmíìzì yẹn ó ń ká wọn láàgán ká àwọn táwà ti táà ti fi lọ́lẹ̀ ẹ wà nígbà wọn láfà à nígbà wọn láfà ò ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ bínú yìí ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìké yìí ẹsẹ̀ bẹ̀rẹ̀ ariwo yìí bẹ́ẹ̀sẹ̀ wá mọ́ ké tẹ́mọ̀ kàlọ̀rọ̀ títí táwọn ènìyàn ó fi gbà súnnà tẹ́yìn ó ẹ wá wò gbogbo bàtán bá fẹ́ wá takọ àwọn súnnà gbogbo òun bí dáa náà wọ́n jọ kó papọ̀ àtàwọn tó ń pàpẹ̀ mara súnnà èmi ò wá mọ̀ kí wá ní ìwúrí yìí ní níbi pé ẹ̀ ń takò hijab àti nìkọ́ọ̀bà àti ìmọ̀sí súnnà in tó bá sàti wá látọ̀dọ̀ àwọn súnnà kìí sí dáadáa kó làkó sí pé dáadáa nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà in tó bá sàti wá látọ̀dọ̀ àwọn súnnà kìí sí dáadáa kó làkó bá sí pé dáadáa nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà ó wọ́n yà mẹ́lẹ̀ gbogbo tẹ́ fi bà wọn ló kọjẹ́ lọ́dọ̀ àwọn kíni lọ́dọ̀ àwọn awam lọ́dọ̀ àwọn common people lọ́dọ̀ àwọn èèyàn èyí táwọn èèyàn ní gbọ́yé ṣe wá rò pa àwọn nǹkan yìí náà ṣe rò káwọn èèyàn náà bá yín gbọ́yé ni ṣe ọwọ́ tó ti takò pé àwọn súnnà ń ṣe dáwà ìjáàbù fẹ́ nìkan lánàá ó ti wá takò wọn lórí Facebook so rò pé wọn àgbà ìjáàbù àti ní kọ́bù lọ́wọ́ tiẹ̀ ẹ wo ẹ wo wọ́n takò ẹ̀sìn Ọlọ́run wọ́n tako súnnà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n sì rò pàwọn súnnà làwọn tako wọ́n sì ń pẹ́ àfimọ́ra súnnà ah, ewu ìtakọ ara so a ah, ibita tá ń kà lónìí ó bá mu tamaman ó bá mu dáadáa àwọn nǹkan táwọn ènìyàn ṣe lónìí ah ogun tán ti gbé ti gbé kò wá ìgbà kan ní ẹn eh, terrorist ni wọ́n ẹn eh, kíníkà ni wọ́n so terrorist àwa tá ń sọ pé ẹ má bùjọba ẹ má takòjọba ṣe bí ìkannú àwọn afá nínú nǹkan tó jẹ́ gbòógì tó ṣe náà ní pé kí ó takòjọba sáwà ní terrorist ni àbẹ́ni tó sọ pé kí ni ẹn tó sọ pé ẹ má mú èèyàn 50-50 nínú sọ́tẹ̀ kọ̀ọ̀kan kan wọ́n pa wọ́n ah, èèyàn márùn márùn jàre astagfirullah so yẹn márùn márùn nínú sẹ́kítọ̀ kọ̀ọ̀kan kama sí kíni kama pa wọn so èyàn tó yẹ kí kama mẹ́yàn márùn márùn nínú sẹ́kítọ̀ kọ̀ọ̀kan kama pa wọn <laughs> ha ẹn tí lálà sí àwọn ìjọba sí àwọn aláwà jẹ́ tọ́rọrìsì bá wọn ẹwùn kan so wá fi skúlẹ̀

ẹ wá wo gbogbo ẹwàdúró èèyàn ẹwàdúró èèyàn tí àwọn ọmọ ìyá tí wọ́n ń tẹ̀lé lẹ́kítọ̀ ọ̀dọ̀ ńlá èèyàn ẹ tún wá wo àdúrà àwọn èèyàn tó jókòó kìí sì báyìí ló ṣe dí tẹ́lẹ̀ tàbá jókòó tẹ́lẹ̀ wa ẹwàdúrà àwọn tàwà ń jókòó nìsí online kí mo kàtún mọ́ ń sọ ilé láti fi lé wọn kún ní ohun tó ń almost 60 people ní gbélé lọ́rọ̀ náà almost 60 people ní gbèrè lọ́nà ẹwàdúrà àwọn ọmọ ìyá tán jùkú kìí sí jẹ bó ṣe rí tẹ́lẹ̀ ni àti wájúwá lè yóò fi ríyàn 12 online tẹ́lẹ̀ ilé ìtàn ṣe lọ́wọ́ ní o kìí tún wá ṣe tẹ́ èyí tàtún ṣe pé yes grand one ẹwà wo bí dáwà sí ń gbèrú lójoojúmọ́ ẹgbẹ̀ yóò kà para rẹ̀ pẹ̀lú ìbínú àtógun tí ń gbé lórí so rò pé àwọn èèyàn ògbẹ́ni ó rò pé ẹ̀yin ò gbà wọn kan láàfà torí pé wọ́n kó sí bídá wọn ò ṣe kí ni wọn ò ṣe súnnà ẹ sì fẹ́ jẹ́ káwọn gbà àwọn kan láàfà tipatipa ọlọ́wọ́ bá wá ń yẹ̀yẹ̀ wọn ní gbogbo ọ̀nà dáwà súnnà sí gbókè sí ẹwọ́gbọ́ subhanallah mọ́ ń sọ wallahi gbogbo ilé ìta ń sọ kìí ṣe fàárí àmá àsìkò àsìkò tí irú àwọn àsìkò tẹ́yàn mọ́ ń sọ kíní kó ní pé nahnu salafiyun nahnu min ahli sunnati wal jama'a ẹwọ wata lọ sí kò mọ́ṣálásí kún báyìí kò wá sígbà ta lọ sáyé kan ta bá padà síbẹ̀ ara ń ojú tààrí tẹ́lẹ̀ lágbàlagbà lọ́mọdé tí wọ́n ní sùúrù látàárọ̀ dìbàtí lẹ́tọ̀ bá fìtàn dáwà sí so àtorí pé tí wọ́n bá à tó bá yí pé èyàn lèyàn ṣe ni tán bá gbérú ìgbìyànjú yìí ìgbìyànjú láti wó nǹkan tán bá gbé ti nǹkan nǹkan yóò ti wó ti pẹ́ ẹmọ́ jà parọ́ fún wa àmọ́ kìí sàwà wallahi kìí sàwà àṣẹ kankan wallahi tallahi àṣẹ kankan kódà mo kọ sírù ní níwá àṣẹ bó an ayẹ pọ̀ fún wájá a sì nímọ̀ bó ṣe tó àti bó ṣe ìgbìyànjú wá sì kéré àmọ́ síbẹ̀síbẹ̀ ẹwọ dáwà wọn súnnà ojoojúmọ́ ni tẹ̀mí yìí jíndé sí that is clarity láàrin òdodo àti àmì àwọ òdàpọ̀ mọ́yí àdàpọ̀ mọ́yí bálabàlá tẹ́mọ́ ń sékí tẹ́mọ́ ọmọ ọmọ ìdìbò láàrin àwọn gíní láàrin àwọn ọmọ captain ẹmọ̀ra ọmọ captain láàrin àwọn ọmọ ìdìbò ẹmọ̀ ọmọ bàbá wọn sọ láàrin ilé ẹmọ̀ ọmọ ẹwọ̀nkẹ́ so kí àwọn tó wà lórí òdòdó kama sí kílùkọ rẹ̀ kí wọ́n má kó fà sẹ́yìn kí wọ́n sì má ṣe kíni kí wọ́n má jẹ́ kí àwọn ọ̀rọ̀ burúkú táwọn ẹni yìí ń sọ kókó ààrẹ bá ọkàn wọn so kama jẹ́ kí ọ̀rọ̀ burúkú tó ń sọ kókó ààrẹ bá ọkàn wọn so aburú náà fẹ́ fún ọ wọn ò fẹ́ dáadáa fún ọ wọn ò fẹ́ yẹ kó lo hijabu àti nìkọ́ọ̀bù ni ọ wọn ò sì fẹ́ jẹ́ kó ṣe súnnà ni ọ̀ torí pé èmi ò mọ̀ jí tó fi máa takọ hijab àti nìkọ́ọ̀bù àti ìṣe súnnà ń lé nítorí páwọn ohun súnnà ló pè sí ẹgbùgbò ní ẹsẹ hẹ́bù ìwọ̀ sáwọn ènìyàn ìrònú ara nì alaysa minkum rajulun rashid sí kò tí ẹ̀sẹ́ni tó gbẹ́ láàrin tó ní làákàyè kí ni yóò pẹ́ àwa náà bóò láti máa takò pé àwọn àwọn súnnà a ń pèpè sí hijab àti niqab bó láti mọ́ takò wọn lórí ẹ̀ wọ́n pè nìkan sí hijab àti niqab wọ́n pè nìkan sí kọmọ̀ sí súnnà ó wá ní sòrò nlé sí àwọn ilé yìí gbé láàká ìkalẹ̀ kan tó sì nǹkan ah, Ọlọ́run bá tóbi gan Ọlọ́run bá tóbi Ọlọ́run bá sì máa ń nu àwọn èèyàn débi pé kódà ẹ̀ nílé fi láàká ìtùsọ́dọ̀ rẹ̀ àti bí ìfẹ́ ẹnu sí máa ń fọ́yàn lójú sí àmà tó fọ́nì ah, Allahu akbar ṣe rí gbogbo àwọn ẹ̀sùn tó fi ń ka àwọn súnnà yẹn àwọn nǹkan tó yí pé ma ń kọ́bà nífà àwọn nǹkan ẹ̀yìn àwọn nǹkan ẹ̀yìn àwọn nǹkan tó yẹ kẹ́ ma fi yíyàn ó wá di nǹkan tó fi ń bẹnu àtẹ́lù àwọn súnnà débi pé àwọn àwámù náà wọ́n tẹnubọ̀ wọ́n dá sí ṣe wá lè kọ̀ntún nǹkan tó sọpọ́tì yìí tẹ́yìn sí hey ìdẹ́kùn ewu ewà ìnílà káìfà wallahu al-musta'an tí a bá kò sọ́rọ̀ àwọn ẹni àwọn ilé so àwọn súnnà ẹ má gbátànjẹ pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ alhamdulillah ẹ má wọn gánsẹ̀ wọ́n tún ṣe ilé ìbáyà bí ẹdẹmọwọ́ ẹdẹnkà tí ń sọ ìmọwọ́ ẹdẹnkà tí ń ẹwò gbà tún gbà tún gbé nǹkan mí jáde ẹtún ẹwọ adúrà àwọn èèyàn tó tún ti wà lórí súnnà gbà ẹdẹ̀ nǹkan tí ń sọ ìmọ́wọ́ lónìí lónìí èyí tán sẹ̀ẹ́sẹ̀ láti tán sẹ ìtàn gbógun ti ìjáàbà ti nìkọ́wì ẹwò gbà tún gbà tún gbé mi jáde ogun tán bá tún fẹ́ gbé gbà àwọn súnnà ìbanilókọ jẹ́ mi tán bá fẹ́ ṣe wọn ò rí súnnà takò mọ́ wọn ò rí in tó sì mọ́ bí wọn nínú pé ah, àwọn sísta wa àwọn tó ti níyàwó ní àbáwọn tí ó sì níyàwó ẹ̀ nílé wọn kán máa ṣe gbálapàlá ba tí wọ́n sí máa ń ṣe lórí Facebook ṣe bá àmọ̀ wọn náà ba báwọn gan látún mọ̀ wọn nìkan àwọn àwọ́mù gan mọ̀ àwọn ìyàwó wọn wallahi àwọn àwọ́mù mọ̀ àwọn ìyàwó wọn ẹnìkan sọ kíníkan aláàmùsà kò nídìí kí ẹ mọ́ sọ kíní ẹ kò nídìí kí ẹ mọ́ sọ kí a má góòlù bọ́n sí lò a máa wàláhí á ah! ó fi hàn bí láàká ìse kúrú sí bí ẹ̀mí ṣe dọ̀tí sí àti bí ìfẹ́nú ṣe fọ́ wọn lójú sí ẹlákùn àwọn obìnrin ń jókòó lé wọn wọ́n ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n ń wá máa wọ́n ń tọ́jú ọmọ wọ́n ń tọ́jú ilé wọ́n ń tọ́jú ọkọ wọn wọ́n ń jọmọ rere sáwọn òbí wọn àwọn ọkọ wọn ò já wọn gbà kó lẹ́yìn lẹ́yìn àwọn òbí wọn o kò sí kan náà àwọn brọ́dà tẹ́ nílé tọ́ka sí pé èyàn dáadáa ní lọ́dọ̀ àwọn àna rẹ̀ èyàn dáadáa ní lọ́dọ̀ àwọn àna rẹ̀ ẹ pè àwọn àna rẹ̀ kẹ́ bí ó lónìí pé á ah, bó ní àfà alágbájá á ah, tán bá bẹ̀rẹ̀ ẹ̀yìn báyìí wọ́n sọ wọn nílé sọ́tán wa ṣebí gbogbo àwọn nǹkan tán rí ni ah, àwọn àgbàlagbà àwọn àgbàlagbà tẹ́ẹ̀rí wọn tí wọ́n jùkú báyìí pé ah súnà táwọn ilé yìí ń pèpè sí èsì súnà ẹwà tẹ̀lé lágbájá ẹwà ma jẹ́ gọ́ọ̀gọ́ lẹ́yìn lẹ́ fún lágbájá ẹwà tẹ̀lé súnà nẹ́bìlà ilé yìí pèpè sí ṣe ẹ̀yìn àwọn àgbàlagbà lọ́kùnrin lóbìnrin ẹwọ lè kéwù náà ẹwọ dúró àwọn àgbàlagbà àwọn àgbàlagbà tó sì dàgbàfà tó ń wá lè kéwù a ní ẹnìkan náà àwọn tí àwọn ọmọ bá

ẹlérò àwọn àsìkọ́lá lérò àwọn súnnà ní súnnà ló lérò súnnà ló léyàn so gbogbo ilé ìta ń sọ yìí kó bá fi máa bí wọn nú sí náà torí gbogbo àwọn kan tó ń bí wọn nú náà nìyẹn wọ́n ra tripod wọ́n tó ra kíni wọ́n ra mic wọ́n ra light kí ni wọ́n tún máa náà wọ́n ẹ́ wọ́n àánú ah, ọ̀sán mọ́ sí mí kọ̀pù ni <laughs> la hawla wala quwwata illa billah wallahu musta'an wọ́n ra máìkì wọ́n ra tripod wọ́n ra studio light gbogbo ẹ̀ náà wọ́n ò sí ọlọ́wọ́ bá sì ń gbé súnnà àtàwọn tán pẹ̀gbẹ̀ súnnà gajù wọn lọ gbogbo tí ń fún wọn lórí ẹnu gbogbo tó ń bí wọn núrẹ̀ ni kílé tí ó fi jẹ́ ilé ẹgbọ́n tọ́lọ́wọ́ bá sọ nínú suratul an'am ọlọ́wọ́ ليقولوا أهؤلاء من الله عليه من بيننا ìpé ọlọ́wọ́ bá ní bá ṣe fi àwọn kan dáwọn kan wò ní a fi àwọn kan a fi ṣe fìtínà fún wọn àwọn tá fẹ́ kan wà lórí òdòdó ni wọn ò ní tóyín lọ́jọ́ orí wọn ò ní tóyín nímọ̀ kódà wọn ò ní tóyín ní kankan wọn ó sì wà lórí òdòdó bẹ́ ẹ wo ìdáyà ọlọ́wọ́ bá ṣe ga ẹ àwọn táwọn òpá wọn ní làákàí wọ́n sì sọnù

ṣé ẹ̀rùpọ́lọ́wọ́ bó mọ́ bí tí ó forí rẹ̀ sí ni ṣé ẹ̀rùpọ́lọ́wọ́ bó mọ́ ẹfẹ́ mọ́ kọ́lọ́wọ́ bá bí ó sì mọ́ sí nǹkan ni ẹ̀yin lẹ́mọ̀ darí àlámọ̀rí ọlọ́wọ́ bá bí gbogbo tó ń bí wọn nìyẹn wọ́n rò pé ẹni tá bá gbéga ló gbọ́dọ̀ ga ẹni tá bá sì fàwálẹ̀ ló gbọ́dọ̀ fàwálẹ̀ ta ni ọ́ iṣẹ́ ọlọ́wọ́ bá ló ń bá ẹmọ́ mọ́ kọ́ mi àwọn sàlàfí yíò náà ní sàwọn sún náà wọ́n sì tún mọ́ ọkọ̀ yẹn wọ́n sì tún mọ́yàn àwọn sàlàfí yíò ní pé ẹmọ́ mọ́ wa ẹmọ́ mọ́ kọ́ wa oye wọ́n sì tún àwọn tán ń tira wọn bọ̀ tán ń tira wọn bọ̀ ìyẹpẹrẹ náà náà níbẹ̀ ìyẹpẹrẹ náà níbẹ̀ wọ́n parọ́ fáwọn òbí wa wọ́n dèyàn yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn òbí wa wọ́n dèyàn wàyí so wọ́n parọ́ fáwọn òbí wa wọ́n díyàn yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn òbí wa tó kọ́ àwọn òbí mọ̀ pé ah, ọmọ mi ò rí báyìí kìí ṣe pé ìjóbi àsọ̀bíyà ah, ọmọ sóbíà ah, ọmọ mi ò rí báyìí wọ́n díyàn yẹ̀yẹ́ lọ́dọ̀ wọn pé àwọn ilé àwọn ènìyàn ṣe wọ́n ń yà òkúrọ̀ báyìí wọ́lá òbí ẹlòmí gan ní ẹ̀mà sọ ìgbà mítà lómi ọ̀fẹ́ ohun ẹlòmí lé pé àyìn ènìyàn tún mọ́ kọ́sàn pé ẹmọ́ sí pé fún ẹmọ́ sí pé fún wọn ẹ̀hùn kẹ́ sáwọn nǹkan yìí ṣẹlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú wọ́n dìyàn wọ́n dìyàn wọ́n di òpòrọ ìyàn yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tán rí òdodo dáwà ìdámà pé ah ilé yìí wọ́n rẹ̀ ń pa wọ́n dìyàn burúkú lọ́dọ̀ àwọn èèyàn tán yóò pé ah àǹfààní yìí sọ ọ̀fẹ́ jẹ́ jẹ́ ọ̀fẹ́ ká jẹ́ ẹ̀fẹ́ ká rí àǹfààní ládùúgbò yìí ẹwùn gan wọ́n wá ń yẹpẹrẹ lọ wọ́n ń yẹ̀yẹ́ lọ ní gbogbo ayé ní gbogbo obitán ti bó láti fẹ́ afẹ́dọ̀tí ó kọ wọn afẹ́dọ̀tí ó kọ wọn afẹ́ tánìkì méjì wọn gbogbo tó kù tí wọ́n sáré rẹ̀ nìyàn àmbẹ̀rán ọba subhanahu wa ta'ala tó ti ń kọ́ ọmọ sí láti jọ́ì tó sì ṣe pé wallahi ààrí kẹkẹsí wallahi ààrí kẹkẹsí àyàfin katọ́lọ́ ọba subhanahu wa ta'ala bá jí kárí sí àmbẹ̀rán ọba subhanahu wa ta'ala gbogbo ìtẹ́wọ́n kọ́lọ̀ ọba kó dálú wọn gbogbo ìgbìyànjú wọn láti wó súnnà kọ́nà ọba kó jẹ́ kí súnnà ma gasi lọ ni ẹ má wọrí ìgbà tí wọ́n bá tún fi gbé ṣebí kan náà tún gbé jáde nsì ìgbà tí wọ́n bá tún fi gbé mi jáde ìgbà tí wọ́n bá fi gbé mi jáde tán tún gbé àtàkì mi jáde ẹ tún wo ìyàwọn súnnà gbà yìí wọ́n náà wọ́n náà wá fi kọ́rọ́ náà pé ìgbà tí mìíràn bẹ̀rẹ̀ sí madáwà yìí so gbogbo àwọn àbòsí tán ṣe fáwọn súnà kọ́nà ọba kó mọ́ jẹ́ kó lápa lára wọn gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń pa máwọn súnà kọ́nà ọba kó ma fi òdodo tí wọ́n wà lórí ẹ̀ kó ma fi hàn sáwọn èèyàn sí so an bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kó ma tọ́ wa sọ́nà kó mọ́ jẹ́ ká ah bí èèyàn bá dibáwọn ẹni bá fẹ́ jẹ́ kíyàn ṣe dà èèyàn náà ó kanu ara rẹ̀ wallahi èèyàn ó èyàn ó kánú ara rẹ̀ níbi ọ̀rọ̀ ayé èyàn ó kánú ara rẹ̀ níbi ọ̀rọ̀ sísọ èyàn ó kánú ara rẹ̀ níbi ìwámà èyàn ó kánú ara rẹ̀ níbi ìjọsìn èyàn ó kánú ara rẹ̀ níbi tẹ̀lé súnnà ẹwùn kan so kí àwọn nǹkan tó mọ́ sọ àwọn nǹkan tó ń sọ kí ẹ má gbàtọ̀jẹ pẹ̀lú rẹ̀ attention burúkú lẹ́lòmí wá so ẹ̀dàkùn ìwọ́tọ̀ ọlọ́run kọ kí láti fi túnà sí rí àwọn súnnà tó wá tún polówó wé mẹ́ ẹwùn kan ọtún polówó ìwé ọfin polówó ìwé nífà ìbẹ̀rẹ̀ báyìí ó ti kọ́kọ́ polówó ìwé kó tó wá sí kíni kó tó wá kọ́ sọ gbogbo nǹkan tó fẹ́ sọ bàtọ́ tún sọ gbogbo nǹkan tó sọ náà ọtún parọ́ mọ́ wọn náà sáwọn ẹlòmíì ti ẹ̀rọ pa àwọn ó bọ́lọ̀ ń parí tí sáwọn èyí ronú ni tí èyí ronú pé ọjọ́ kan lọ́jọ́ báyìí

òrùpá àwọn súnnà tó ń bàjẹ́ ló kọ láyé tó ń parọ́ mọ́ wọn láyé hey òrùpá ò ní jábọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọkọ́ tọ́ kó ń kálukú kó ma múra pẹ̀lú nǹkan tó fẹ́ tó fẹ́ pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala so kò jẹ́ bó sì jẹ́ lábàlá yẹn so sheikh ubaid nàkúlù ha wà láàrọ̀dọ́ọ̀dọ̀ a ma sí kíni a ma sọ a sì ní rí problem níbi ká ma sọ kíni wàlá nafkharu bidhalik kéèsì sí pàm fẹ́lẹ̀ sí fàárí lákin shukran lillahi azza wa jalla ṣùgbọ́n a fi ń dúpẹ́ fọ́lọ́wọ́ bá ní ọba tó gbọngbọn wa nas'alu jalla wa ala a ẹwọ ìkàtà ń kọ́lọ̀ ní gbígbà pé ẹwọ ọlọ́run ọba sí ma ń kọ̀ dáràn kẹ so wọ́n ni wa yaj'aluna min khawasi ahlihima kọ́lọ̀ ọba kó sì ṣe èmi àti yín kó ṣe wá ní ẹ̀sà nínú àwọn onísúnnà àti àwọn ahlul islam fi dúnìyà wal akhirah láyé yìí àti lálkìyàmà so fahadha al-aslu wọ́n àwọn bídá àwọn mọ́ kíni wọ́n máa ń pè àwọn oúnsúnà ló kọ bú wọ́n máa ń sọ wọn ló kọ tí wọ́n jẹ́ wọ́n fẹ́ bá wọn ló kọ jẹ́ lọ́dọ̀ àwọn òbí wọn lọ́dọ̀ àwọn ẹ wo ọ̀rọ̀ tán gbé káyì ẹ wo ọ̀rọ̀ tán gbé káyì náà tí wọ́n kọ́rọ́bù wájú kọ́rọ́bù lẹ́yìn ta ló dá wàhálà ilé ẹ̀sẹ̀ nìyí lágbàdà ṣebí kan náà àwọn tán pàpẹ mọ́ra súnnà ní tó rò bóun fẹ́ òun fẹ́ òun fẹ́ di lórí súnnà ó padà di pé ó ó di lórí àwọn ìpìlẹ̀ islam ó sì di lórí bí ó ṣe máa ṣe islam bó ti sọ àti bó ṣe yẹn kí ni súnmọ́ ilé wọ́n pìrìfà kíyàn kó tẹ́ mọ́ ṣe súnà kankan ara kó wà pẹ̀lú àwọn bídá kó mọ́ kí ó lọ́dọ̀ àwọn fún jára bí ju kó wà pẹ̀lú àwọn súnà lọ wọ́n pìrìfà rẹ̀ wa ti wá ó ń dẹ́rù bà wọn bá sì gbà wọn o ń bí wọn àwọn àfá ànù àwọn àfá tán wà lórí ànù tán wà lórí bídá tán wà lórí ìsìn àwọn ìyẹ̀lọ́nà tán wà lórí lálà sí àwọn súnnà ẹ̀dàkùn sí yàn rí lẹni tí yí àwọn mọ̀kúndòrò láti fi lálà sí àwọn súnnà sí yàn rí lẹni tí ń lálà sí àwọn súnnà máa yẹpẹrẹ wọn jòkó máa yàwòrán wọn ní gbogbo ìgbà máa àtàkì wọn ẹ̀dàkùn ẹni tẹ́fẹ́ ká gbàláfà ní fàbúrúdẹ̀n so ìjìnà ìjìnà sẹ́yìn àtàwọn àfáà yẹn ẹ̀yìn àtàwọn yóò ma bí lọ́rọ̀ ni ẹ̀ẹ̀sí ẹ̀ẹ̀sí ìdín kankan so bí ó ṣe ma bí lọ́rọ̀ ni so wani fahadà al'asulu wani ìpìlẹ̀ yóò ìpìlẹ̀ kéfà yàtàkálàbù al-mukhalifuna li ahli súnnà bí àwọn kíni bí àwọn olùyapa sálù súnnà bá sí ma ń gádà ala ahli súnnà bá sí ma ń gádà against àwọn súnnà wa kéfà yata'amaluna ma'ahum àti bá sí ma ń relate pẹ̀lú àwọn súnnà so wọn ò kí ń fi pamá bẹ́ẹ̀ ni wọn kí ń fi hàn sáwọn súnnà illa al-baghdha wal-adawa àyàfi ìkórìíra ìkanu wọn ẹ ma wọn kan àwọn nǹkan tí wọ́n ń sọ gbangba ni àwọn nǹkan tí wọ́n sọ kọ̀rọ̀ ńkọ́ láàrin ara wọn àwọn nǹkan tí wọ́n ń fi pamọ́ sínú ara wọn kọ́ ẹwù bá àṣí máa ń rìwá ẹwù bá àṣí máa ń rìwá pé ẹ má sọ̀rọ̀ ń pa àwọn ìyàwó wọn ẹ má sọ̀rọ̀ ń pa àwọn nǹkan báyìí ẹwù bá àṣí ń rìwá sí ẹwù nǹkan táwọn sí ní gbangba ẹwà wọn nǹkan tó ń sọ kọ́rọ̀ sí àwọn nǹkan mí tán sọ kọ́rọ̀ kí dọ́dọ̀ wà náà ni ṣe bí kanú wọn ló sọ ní sọ lójọ kan ó ní ìkanú àwọn súnà ìkanú àwọn ó ń fẹ̀sùn kàn ó ah brọ́dà tó wọ́n sọ fún yẹn gẹ́gẹ́ wàláì brọ́dà yẹn wà ń bí jòkó ní káàyìn wàláì tàláì brọ́dà tí ń sọ fún ó dẹ̀ wà ń bí ní káàyìn ìdákùn yẹn nǹkan gbogbo nǹkan tó má lè lò wọ́n lò bọ́dà tán sọ fún bọ́dà yẹn dẹ̀ wà ń bí ìyàwó nìkan ẹ̀nà eléyìí irọ́ ni mo wà ń bẹ̀ bọ́dà yẹn sọ pé à ah, eléyìí irọ́ ni mo wà ń bẹ̀ la hawla wala quwwata illa billah kí ló dé àti ìjọmọlọ́ àbí àwọn èèyàn lọ́nà ló dìlẹ̀ ní báyìí àti yìí òrónú wallahi tó ṣẹlẹ̀ yífà

ọlọ́run ló mọ́ tẹ́lòmí ti bùyàn nínú ẹ̀sàn rẹ̀ nínú ládà rẹ̀ ọlọ́run ló mọ́ tẹ́lòmí ti fi ẹwà mọ́ wo di ya burú ni yóò psychology torí kẹ́ mẹ́bà fi ṣe má dákun ìgbàtẹ́ ẹ̀ṣẹ́ àtìgbàtẹ́ ẹ̀ṣẹ́ ẹlákun sáàwájò kó lẹ́kṣọ́ sáwọn yóò jókòó bó ṣe ẹ̀kan jókòó dákun kí ọlọ́wà díkù lára mi àtijọ́ tẹ́ ti ń ṣe ìjọ́ Facebook tún lálàá sí àfáyìn torí pé kò sí súnnà kò dí kò káwà lọ́wọ́ kò náà èyí tẹ́ tún ṣe náà sọ́tún ní kiri ni kátún ṣe bídá kan á tún jáde sí wọn ní ìjáde ti súnnà bó ṣe tọ́ àti bó ṣe yẹ àtànù àti àtànù àtòdodo wọn mọ̀ bára wọn jà tálìkì yàmà èdè títí tẹ́fì padà sórí òdodo títí tẹ́fì àbúrò ilẹ̀ ẹ máa lálàsẹ̀ wà lọ bá ṣe fẹ́ ẹ̀rìdù wa ìjọ wọn lọ́wà bí wa tẹ́fẹ́ máa jẹ ní kọ̀rọ̀ ní àti ní gbangba yẹn ẹ máa súnà náà ló kàn wọ́n ẹwùn kan ẹ má jẹ́ lọ́kẹ́ ẹwú bẹ́ẹ̀ sì pàdé ọlọ́run ọba ẹ má jẹ́ lọ́kẹ́ ẹwú adúrú sẹ́yìn tẹ́fì tọrẹ ó wá pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ instances láwọn nǹkan tó ń sọ kọ̀rọ̀ téèyàn rí mà sí ẹ bọ́dà kìíní ẹ sísà kìíní àwọn bọ́dà wọn ò bọ́ lẹ́nu wọn wọn ò bọ́ àwọn nǹkan míì tẹ́lòmí ò lè gbé sí gbangba tí ọwọ́ ẹ̀mọ́ tẹ́lòmí retí ẹ̀mọ́ tán retí ni wípé wọ́n retí kẹ́nìkan ìkan asfahul qawm sorry so asfahul qawm eh idin so ki eh en tó ya oponuju ko nkan gbe jáde lọ́jọ́ kan gbogbo na wa mo sọ nti wọ́n en ta ti kan mo so ro po lo pe ni to gbe jáde yìí o ro on bi yìí te wọ́n tó yin na so ti mo nkoro na tẹ́lẹ̀ o ro so ro pe bi ta wa Allahu musta'an so wani a wani wa zambu ahli sunna ẹ̀ṣẹ̀ àwọn sunna sì ni pé annahum mashuna ala al-athar in ta ṣe ojú pé wọ́n ṣe kíni wọ́n rìn lórí afaru lọ wọ́n rìn lórí egbawa orí pa tí wọ́n bá àwọn sahaba àti àwọn salafu rere lórí e mutamassikuna bima jaa anillah in ta wọ́n sunna ṣe ojú pé wọ́n ṣe kíni wọ́n di nǹkan tó wá látọ̀dọ̀ ọlọ́ọ̀bá wọ́n di múlọ̀ wọ́n ni wà án rasulillah wọ́n di nǹkan tó wá látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́ọ̀bá wọ́n di múlọ̀ wọ́n ni lè annahu mutaqarrirun indahum torí pé ó tariquhu huwa hadha tariq ojú ọ̀nà tí yíò fi sórí ilé lójú ọ̀nà yíò al-i'tisamu bil kitabi was sunnah ìsẹ́kí ni ìdí Qur'an àti sunna mu fama radiya Allahu subhanahu wa ta'ala lil ibad oye ọlọ́wọ́n bó yọ́nú sí fáwọn ẹrú wala tí wọ́n fi jèrè láyé àti alkiyama wa yas'aduna bihi fi dunya wal akhirah tí wọ́n sì fi sórí ire láyé àti alkiyama illa hadha sabil àyàfi ojú ọ̀nà súnnà tàwà lórí ẹ̀ wa huwa tamassuku bil kitabi was sunna òun náà ni kí ẹ máa wa min ti àwọn tán yapara tán gbógun ti wá ìdítá fi gbógun tiwa ni o ibi báyìí na fi gbógun tiwa min zanadikọ nínú àwọn zanadikọ wa jahmiya àtàwọn jahmiya wa kọdariya àtàwọn kọdariya wa murji'a àtàwọn murji'a wa rafida àtàwọn rafida wa mu'tazila àtàwọn mu'tazila wa hakadha jami'ul mubtadi'a bákanáà gbogbo na àwọn bid'a yuriduna li ibadillah wọ́n fẹ́ fún àwọn ẹrú Ọlọ́run Ọba an ya'udu ila al-amri al-awwal kí wọ́n padà sí alamari aláàkọ́ ila al-amri al-atiq kan padà sí alamari tó ti pẹ́ alladhi jaha bihi min indillah tó yí pé ó wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba tó sì pé ó mú wá látọ̀dọ̀ ìdí sáfin gbógun ti ọ ni o èrè ń súnnà ìdí tẹ́ fi gbógun tí ọ ní o ìgbà ó ní wọ́n á tó ní gbógun tí ọ mọ́ ìgbà tó bá tó fi Kùránì àti súnnà yẹlẹ̀ ìgbà tó bá tó fi ojú ọ̀nà sálàfì yẹlẹ̀ ìgbà tó bá tó fi kíni ìrìn ojú ọ̀nà àwọn sálàfì rere lẹ̀ ìgbà tó bá tó fi kíni ìgbà tó bá tó fi ìrìn lẹ́yìn ojú lẹ́yìn àwọn olùmọ̀ súnnà ìgbà tó bá tó fi ìrìn lẹ́yìn àwọn olùmọ̀ súnnà ìgbà tó bá tó fi lẹ̀ ìgbà yẹn wọn ní tó gbógun ti tó fi jábúlẹ̀ tó fi ìṣe súnnà lé tó fílẹ̀ tó fi ìṣe súnnà lé tó fílẹ̀ ìgbàyìn òní tó gbógun ti ọmọ ò ìtàn fẹ́ni wọ́n pìfà kọ ọmọ ṣe súnnà ara kọ ọmọ tẹ̀lé àwọn afún jálàbí kọ ọmọ ṣe rèrèrè káàkiri àdúgbò lókó wà pẹ̀lú o lọ mọ̀ látò ní lọ ìdí tá fi ń tó ọ̀bá ma ọ̀tá tán gbógun àtán gbé ti àwọn súnnà yẹn ìwọ́n náà awọn àwọn tán ma ń gbọ́ tán ma ń gbé ọ̀tá wọn àwọn ọ̀nà ma ń gbé ti jù àwọn súnnà nínú àwọn súnnà àwọn ọ̀nà ma ń gbé ti jù àwọn tán sì dáwà oye àwọn tí wọ́n wà níwájú ìpèpè sí dáwà yẹn bó ní ó ṣe pé ogun yìí náà lẹ́bù tó fi ń gbé jàwọn ẹni bó náà sì máa gbà tí ọ́nà torí pé ìgbà yẹn ló hàn pé àà ọ́dà pé ẹni tó tún kórìíra jù ní wọ́n sì kórìíra ẹ̀ torí pé kí torí ìdísúnnà mú yẹn ìkórìíra àwọn bídá ìgbógun ti bídá yẹn wọn ò fẹ́ wọn ò fẹ́ wọ́n ní pláàni fáwùjọ wa wọ́n sì fẹ́ dá àwọn èèyàn jẹ gbogbo àwọn èèyàn láwùjọ yìí kí ló dé ìfẹ́ ìdá àwọn èèyàn ìfẹ́ ìsọ àwọn èèyàn dídé kúmágo ìfẹ́ ìsọ àwọn èèyàn díkí ni ìsọ àwọn èèyàn dagutan kí ló dé tí ìfẹ́ ìfẹ́ kí ní ẹwà lẹ́mìlẹ́mì àwọn èèyàn láwùjọ wáyìí káwọn èèyàn sàmà tẹ̀lé yìí kan sàmà dàlẹ́ yìí kí ló dé in tó sì pé wọn tún gbà fúnra wọn láàrin ara wọn náà wọn ò sí papọ̀ ẹ̀rù pé wọ́n àpapọ̀ ni ọ̀tá tó wà láàrin ara wọn gan ó lágbára gan wọ́n kàn bára wọn ṣe lórí nìfàkùn ní tí wọ́n fi gbá tíra wọn náà ni eléyìí fẹ́ ní fọ́lọ́wà tó pọ̀ eléyìí náà fẹ́ ní fọ́lọ́wà tó pọ̀ ẹwọ̀n kẹ inú wọn bí wọn pé àwọn anù ẹwọ̀n kan Ah, ọjọ́ tán bá ti yọ́nú sí olóhúra rẹ̀ bí wọ́n sì máa gbógun ti ọba sí ń gbógun tàwọn tí wọ́n ń dákọ lójoojúmọ́ yìí ẹ̀dàkùn àwọn nǹkan míì tí ó ti ẹ̀ tí ó ní kẹ́kẹ́ sí pẹ̀lú ẹ̀rọ ẹ̀tùn dákọ rẹ̀ sí àwọn tẹ́ tún dákọ náà àbòsí náà lẹ́tù fi dákọ wọn ìyàwó náà wọn bí wọ́n sì jẹ́ òun láàkáì mínú àwọn òpin púpọ̀ tẹ́ gbogbo tẹ́ sọ yìí kílẹ̀ fẹ́ iká mú mẹ́ ó sì máa ń ṣe pé gbàtẹ́ bá tó lọ sádùgbò kan ìbàtẹ́ bá tó lọ sádùgbò kan láti lọ bà wọn súnnà jẹ́ ń bẹ̀ láti lọ kọ̀ yín wọn against wọn láwọn àdúgbò míì wọ́n sẹ̀ tó rí láwọn táwọn náà bá gbà tẹ̀jẹ̀ pẹ̀lú wọn náà tó ṣe pé ah, ókè gbà wọ́n tún bá wa sọ̀rọ̀ oye ìntàwà lórí ẹ̀yìn ìntàwà lórí ẹ̀yìn tó bá padà yá àwọn tọ̀wọ́n yóò tún ní ẹmọ́ sí dáwà tẹ́ ń ṣe lọ tó bá padà yá tó bá tún padà tó má fún mẹ́ àwọn ẹni ẹ àwọn ò padà òkúwó ẹmọ́ lọ ẹwọ́n wò kílé tó yẹ pé ìgbà tẹ́ bá tó wá tẹ́ bá tó júwe ìwà bá àti jẹ́ tẹ́ parọ́ mọ́ wa tẹ́ sọ ń tààsì tẹ́ sí kí ni tẹ́ fẹ́ yí ká mọ̀ dàlẹ́yìn yín gọ́ọ̀gọ̀ àbẹ́yìn àfáà yín àgbàlàfáà náà ni a sì ní gbára fún àgbà tó bá tó tẹ̀lé súnnà a sì ní gbára fún àgbà tó bá tó bẹ̀rẹ̀ sí inú ojú ọ̀nà òdodo kí ló tó yẹ pé àwọn ọgbà yẹn làwọn ẹni yẹ́ tó lẹ́sẹ̀ fọ́sà àwọn ẹlòmí àwọn tó bá tún gbà fún wọn nìyẹn wa hum àwọn náà sì kéré èyí tí ma ni pé àwọn ènìyàn padà pé wó lákùn fi mí lẹ́ gbogbo tẹ́ ń fa láàrin ara yín ẹmọ fa láàrin ara yín kò yé mi láàrin ara yé mi kò yé mi kò yáwà ẹ́lákun ẹwọ́ ẹ máa kírun lọ ẹ máa wà sí lọ fáwọn èèyàn <laughs> ẹwọ̀n kẹ so kíyàn jẹ́ onílàákáyọ̀ kíyàn sí mọ̀ pé ìdí tá fi ń gbógun ti ọ́ ní o so Shaykh Ubayd rahimahullahu ta'ala wani wa lihadha yudhiru lakum yadhharu lakum wani pẹ̀lú eléyìí yóò hàn sí yóò annal mubtadi'ata nípa

ẹwà dúró tán fi kàn nẹ́bì ìṣáàìrùn majnun ọlọ́wọ́ tún pacify pé ah, fèmí balẹ̀ pé a mọ̀ pọ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá tó máa ń sọ o ń bá wọn jẹ́ walaqad na'lamu annaka yadiqu fasabbih bihamdi rabbika wa kun mina shakirin àmọ́ ma yọ lọ́wọ́ bá sí wọ́n náà tí ó ma dúpẹ́ fọ́lọ́wọ́ bá wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin sí ma jọ́sìn fọ́lọ́wọ́ bá títí gini títí tí ikú fi wá débọ̀ sí ma jọ́sìn fọ́lọ́wọ́ bá títí tí kó fi wá débọ̀ ẹwùn kẹwàá so wọ́n tún so lẹ́yìn pa àwọn sàhábà gẹ́gẹ́ bí sẹ́kù bẹ́ẹ̀dẹ̀ ó ṣe nínú àwọn mọ́tún tàbí kàí wọ́n ti sọ àwọn okọ̀ mítà mọ́ sọ àwọn ahlu sunna ṣe kò bédè ó sálàyé àwọn okọ̀ ìfún wa so àwọn sàhábà wọ́n tó pè àwọn náà lókọ̀ àwọn sálàfù rere ẹwà àwọn èèyàn tó ẹwà ọgbà Muhammad Abdul Wahhab wọ́n ni ni kọ́rìjì ni a sì wo tíra bàbá yìí bàbá yìí sọ pé bóòlù wọn láyé Sheikh tekfiri ni khariji ni sheikh muhammad ibn abdul wahhab wasu zaki ni wọ́n sì ń sàlàyé pé àníṣẹ́ ṣe bí nǹkan tí wọ́n fi kọ lẹ́tà kan kọ sáàrà àkọ́ sí ìmìnìyàn àwọn tíra mi tán kọ sí bí nǹkan tán fi kọ́ ní ẹ̀ pé ah, àwọn aláìmọ̀kẹ́gẹ́ tán bọ sàárè ìpín wọn kèfèrí bóò ní ṣe wá pé àwọn àwọn madáhílá àwọn múrjíà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú rọ́ à so tí a bá fẹ́ wà lórí ojú ọ̀nà dodo yìí ọkàn yóò tíkì díẹ̀ o awọ yóò tíkì díẹ̀ èyí sì ní sùúrù so ọlọ́wọ́ bá ma ń mú wá láti fi dán àwò náà ni ọlọ́wọ́ bá ma ń mú wá láti fi dán àwò náà ni tí ẹ bá sàwọn àdánwò yẹn èyàn ní so ẹ̀dó sísin lórí ojú ọ̀nà yóò ẹ̀dó sísin lórí ojú ọ̀nà tẹwà yóò ẹmọ́ gbáǹtẹ̀jẹ́ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń parọ́ fẹ́ sọ wọ́n di tẹ̀lé gọ́ọ̀gọ́ ìmá tẹ̀lé ní gọ́ọ̀gọ́ wọ́n sì fẹ́ gbé wọn kó lórí súnnà Sheikh Muhammad Abdul Wahhab sọ́nà ní pé mélòó mélòó èèyàn tí ó ma pè sódodo ìdí sí ti fi ń pè kitabu tawhid òdodo náà ní ń pèpè sí o but kí ni ó fẹ́ káwọn yẹn máa tẹ̀lé wọn níbi òdodo sí ń pèpè sí sọ nínú báàbù ṣe báàbù al-khawf min ni àbí báàbù al-khawf min so wọ́n sọ mẹ́ pé mélòó mélòó yẹn nù ara eh, báàbù du'a ila tawhid ibn azza ní kitabu tawhid báàbù du'a ila tawhid so níbi àwọn masáìlì yẹn pé ẹwọ ẹlòmí sí báyìí àmá ìdí tó fi ń pípò sódòdó náà ni kí káwọn èèyàn bá fi tẹ̀lé òun wallahi wọ́n pọ̀ láwùjọ gan wọ́n sì fi rí pé súnnà yìí làwọn fi ń ráwọn èèyàn dájẹjẹ dájẹjẹ so ẹ sọ́ra gan kí wà lórí súnnà yìí ni ó kí bá tẹ̀lé wọn kò jẹ́bọ́ ajma'in